الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوكف الله سبحانه وتعالى أترى لكم كاتي بفن ti محمد صلى الله عليه وسلم أنشي على a ń ipò wo ni ànábì Isa alayhi salam àti ìyá wọn ni wọ́n wà nínú ẹ̀sìn Islam ipò wo ni ànábì Isa alayhi Jesus àti Mary ìyá wọn ipò ni wọ́n wà nínú ẹ̀sìn Islam so òun náà ni wípé ipò tán wà òun náà láti láti mẹ́nubà láti yọ ipé wallahi ipò tí ó ní agbára ipò àpọ́nlé ipò iyì yàtọ̀ sí bí àwọn yẹ̀húdí bọ́n ṣe ń ròyìn wọn pẹ̀lú pé àwọn ipò tán wà ipò tí ò dá lọ́dọ̀ àwọn yẹ̀húd àwọn jews àwọn tán wà ní dáúlátù yẹ̀húd ní state of israel tí christian mi ń sọ bọ́ ti bí pé ah they are the children of god tó bá mọ́ tán sọ nípa jésù àti ìyá rẹ̀ ni ò ní pè wọ́n bẹ́ẹ̀ so àwọn christian àwọn tó lọ sí extreme end àwọn bá tún sọ wọ́n di ọlọ́run ọba tí wọ́n jọ́sìn fún wọn dẹ́yìn allah subhanahu wa ta'ala àmójú ọ̀nà islam òun ló wà níwọ̀n tún wọ́n sí òun ni pé àwa musulmi a nífẹ̀ẹ́ ànábì isa alaihissalam a nífẹ̀ẹ́ jésù àti ya wọn kódà dandan ni ká nífẹ̀ẹ́ wọn kìí ṣe kí bí a kàn nífẹ̀ẹ́ wọn pé ó wù wá nínú ẹ̀sìn dandan ni ẹni tí ò bá nífẹ̀ẹ́ wọn tí ò bá gbà ti wọn ẹni tí ò bá túgbà wọn lójíṣẹ́ ọlọ́run ọba kódẹ̀ wọn lẹ́ni rí onítọ̀hún ìkìí ṣe musulmi sáwà ní pọ́lọ̀ ni wọ́n ni rárá òyìn kí ń ṣe ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ni wọ́n gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ ń pa wọn nínú Qur'an àwọn ìwé tẹ́ẹ̀dẹ̀ tún mú dání náà bó ṣe tún wà nínú àwọn ìwé yìí náà nìyẹn pé alójíṣẹ́ ọlọ́run ọba lẹ́ni yìí wọn ò ní ìpín kankan nínú ìjẹ́ ọlọ́run ọba so ló fi jẹ́ pé tó bá jẹ́ pé wọn ò ní ìpín kankan àdé ó tútù wá rílẹ̀ fún ìwọ mùsùlùmí pé ọlọ́run ọba ò bímọ ẹnìkan ò sì bí ọlọ́run báwo ló ṣe wá máa kópa níbi ọdún tó ń sọ wípé ọlọ́run ọba bímọ ọlọ́run ò bímọ o ọ̀rọ̀ wípé ẹ̀yin ọdún ọlọ́run bímọ ọlọ́run ò bímọ yìí kí wá ń sàwà mùsùlùmí nìkan là ń sọ kódà àwọn kírísítẹ̀n gan sọ pastor kumuyin christmas wọ́n lámẹ́lẹ̀ jẹ́bi christmas ọdún ẹbọ ni bẹ́ẹ̀dẹ̀ ni ọdún ẹbọ ni ẹ̀yin náà ó ti padà clears ní kálùkù báyìí náà ẹni tí ò bá kàn lájú nìkan ní òní mọ́ntán sọ ìmọ̀ yóò mọ̀ kí ah, àwọn ni ọdún ẹbọ ọdún December 25 oníjọ́ tán máa ń sin ọdún ọlọ́run tán pè ní soul ah so ọlọ́run ọba òṣùpá ni ìjọ́ ẹ̀ mọ́ ní longest day so ìjọ́ ẹ̀ ló longest day so 21 tẹ́lẹ̀ 22 ní Roman Empire ń gbàyìn Julius Caesar tó ló padà sọ di 25th later ní after bí 4th century that's around 400 years lẹ́yìn tí Jésù ti lọ sí sẹ́mà ni wọ́n wọ́n Christmas wọnú ọbẹ̀ gbogbo tó wá fi ń ṣe Christmas ní gbogbo ló ní pagan origin Christmas ti lè orúkọ bó ṣe mọ́ rí ní àbí bí viva bó ṣe gbọdọ̀ rí ní ẹ ó ní pagan origin gbogbo iná tá ma ń tàn gbogbo ló ní pagan origin ó ní igi kan báyìí tó ma ń níbi red and white báyìí ó ti ma bí jẹ́ ṣe mọ́ rí àrí ẹ́ tó ma ń ẹ̀hẹ́ ó ní gbogbo ẹ̀ ló ní ìdí òrìṣà iṣẹ́ òsà ní gbogbo ẹ̀tẹ́yẹnyẹ everything tí wọ́n ṣe so àwọn olùmí náà tán wà nínú náà ti àdọ́rọ́ka rẹ̀ àmọ́ ò lè fílẹ̀ revenue wọlé ń bẹ revenue ni source of income ń wà ń bẹ gẹ́gẹ́ báwọn tán pẹ̀rẹ̀ ọláfà náà àwọn náà ti padà mọ̀ pé mọ́ olúdí ò sínú Islam but revenue ń bẹ ń bẹ nìkan ni wọ́n fi sọ pé a nídìí ẹ̀rí tó sọ̀hí láti fi ṣe mọ́lúdì ẹ̀mí tó mọ́laka nídìí ọ̀rí gara <laughs> kò nídìí ká rẹ̀rí tó sọ̀hí ìkẹ́tẹ̀ ń sọ ó ní pé kò nídìí ká rẹ̀rí kò nídìí ká nẹ́bì gan sọ fún wa kódà tá nẹ́bì bá sọ fún wa ká má ṣe mọ́lúdì àwọn tún ṣe bẹ́ẹ̀ni òkànnú àwọn olórí àwọn àfáwọn ní azhar ó ní kódà ká nẹ́bì tẹ̀ wá sọ gẹ pé ẹ gbọ́dọ̀ ṣe mọ́lúdì ọláwọ̀ àwọ́sẹ̀ ń tàwọn ní sẹ kò sí ń tẹ́ àṣì reason ni pé wọ́n ti tọ́ owó wọ́n rówó ń bẹ owó wà bí kíní Christmas ti boy. bọ̀ maduro tán pastor pàlẹ̀ gbogbo wíkì báyìí tí ó fi kan lẹ́bàá tí ó fi kan Christmas báyìí oríṣìíṣìí àwọn programs programs programs ò sì ní lọ láìsówó New Year ọ maduro tán man, ń pa New Year ni owó pé ọ fẹ́ pa ògo rẹ̀ dà àwọn àfánà ti jọ ìwọ̀n owó pọ́ fẹ́ ra ògo rẹ̀ ọ fẹ́ ṣe ìyípadà yẹra padà ogó rẹ̀ ẹ́ 20 ní ìsinmi ní last year December wo January wọ́n sọ fún pé 2025 is your year 2025 ti kalẹ̀ báyìí yóò rọ́ mi tó bẹ̀rẹ̀ 2026 ni ó tún jẹ́ year báyìí campaign mi tó ti mọ́ lọ́wọ́ lábẹ́ ni pé hey 2026 is your year catch your glory steal your kìnnìkan yóò sí yóò rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ wọ́n mùsùlùmí wọ́n bá wọn lọ káàkiri ẹ̀dàkùn èmi mùsùlùmí ọba wọn ṣe mọ́lúdì yíò àbá wọn ṣe kérésìmesì so possible ni mọ́lúdì gata fi ń tì sí ìsìláàmù gẹ̀mí ò ṣe ayọ́ kò sí mẹ́ àwọn ẹlẹ́bọ náà ni wọ́n dá mọ́lúdì kalẹ̀ tiwa náà mọ́lúdì tán sọ pé mùsùlùmí àwọn ẹlẹ́bọ a ní akàrọ̀kọ́lá náà níbi lecture tán church father ìkẹ́ náà church father sọ wà encyclopedia catholic wọn àbí britannica ìkanáà àbí americana ìkanáà mẹ́tẹ̀ẹ̀ta ìlú wa ó ń sọ wípé generally kama máa máàkì ọjọ́ bí ẹni ni birthday mi ó ní kò àwọn èèyàn kò wà narrated pàwọn èèyàn rẹ̀ ṣe rí ó ní àwọn ẹlẹ́ṣẹ̀ náà máa ń ṣe ipé ìjọba ìná bí mi dó ìjọ́tán bí ọ̀hun òun wá ní ìrànjọ́ yẹn àbí lẹ́kùn òun ní yọnjọ́ yẹn òjò lè máa like kilo nso kilo sọ kí ló special bí ìjọ́tán bí ọ ìjọ́tán bí ọ ìjọ́ ẹ̀nà ní ẹbí kan lẹ́yìn lẹ́yìn kí ló jọta bí ọ̀yẹ̀wọ́ bí ewúrẹ́ kan náà jọ yìnà ẹ̀kí ọlọ́wà ṣẹlẹ̀ àwọn aláìníla aka ìná ma ń sọ pé jọ́kan ní jọ́kan tàbí kìní kan náà bí bikini kan ló jẹ́ pé nínú Islam tó bá ní kọ̀wọ́ dáadáa ọrù páwọn ànábí Ọlọ́run déètù ìjọ́ ànábí ànábí Ibrahim alaihissalam déètù ànábí Musa bẹ́ẹ̀dẹ̀ rẹ̀ ní sọ́mà ẹ̀wọ́n bí ní sọ́mà bẹ́ẹ̀dẹ̀ ní ẹ̀nà bíyàn ní sọ́mà ní táìmù ẹ̀yìn se bẹ́ẹ̀dẹ̀ ní táìmù ọyẹ́ ní wíntà bíbí sójọ́ ra wọn kò sí anybody ó tún wárin lẹ́pẹ́ kò sí déètì kan báyìí tàbí gbogbo àwọn ènìyàn hatta nabiwa muhammad sallallahu alaihi wasallam déètì pé 14 12 of Rabiul Awwal kò tún rinlẹ̀ ìtumẹ̀ ní pé kò sí tọ́lọ̀ ń fẹ́ ká táwà bá ń wòlé ní ẹ̀ndé tìjọ ìnàbí kíláwájá kálíbà àmọ́wà ọdún mẹ́rin lóòrò láyé tẹ́ẹ̀tẹ́lẹ̀ kò kí ń sí wọ́n kàmà pé ìgbàbá ẹni ẹwà nígbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n bí wọn ní amul fil ọdún tí Abraha tó fẹ́ wá wó Kaaba ọdún yẹn nábí ànábì ó ti kẹ́kàn kí gbà tẹ́kàn bí ànábì ní sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ gbìyàn dìde fún ànábì ní ogójì ọdún kẹ́kàn máa fi ma wọ́n déètì àwọn nǹkan kọ̀ọ̀kan kì ṣe pé kẹ́ wá sọ tẹ́tù wa ma fi sọdún kan

tó bá ti jẹ́ títí lẹ́ Yorùbá èyí ò lálé ṣe fọ́nrin ẹ̀ bọ́ lélẹ̀ yìí náà ó kàkà Santa Claus ni Father Christmas ń gbégún sórí ṣe gbégún lòun náà kí ni yàtọ̀ eégún kí àti Santa Claus kò sí yàtọ̀ láàrin méjì náà kí ló Witness àwọn ọmọ sọ fún báyìí pé kò sí tán gbé kérésìmesì ẹbọ ló pinlẹ̀ ló pinlẹ̀ in tó dẹ̀ rìn lẹ́nìí pẹ́bọ ló pinlẹ̀ ẹ̀dẹ̀ bóòlù mi mùsùlùmí ó sì wá fíìlì ma ní mò ń fi ojú tì mí àti mọ́ sí àà ah! ojú tì mí bò alẹ́bọ̀ nìkan ó yẹ kẹ́ ẹ̀yin gẹ́ fílẹ̀ ẹ̀yin gẹ́ fílẹ̀ mọ́ sí kí ní ẹ̀mà ní ẹmọ́ sí mọ́ kí pé mi wà mọ́ fi ló sẹ́fẹ̀ sí pé a ah, ah, ẹ̀yin fún new year ń bọ̀ sí ọ̀rọ̀ new year yẹn gbogbo àwọn oníjẹkújẹ àfá tán ti sọ ní ẹ̀yin Allahu Akbar new year tiẹ̀ tún wá worst gan tiẹ̀ sórí ọ̀n pé kérésìmesì wọ́n tún ti ọmọ christianity àbí new year tí ẹ ní sangili ti ẹ bọ́ lòun like sangili ti báyìí ọdún new year ọdún ẹ bọ́ lòun ọdún òsà lòun ti àtẹnujẹ́ gan àwọn christian náà wà débi new year ọdún ẹ bọ́ gẹ́gẹ́ náà ní aslan ọdún janus ọlọ́run tó lójú wájú tó lójú lẹ́yìn ọdún àwọn olóòsà gbogbo táwọn òjíṣẹ́ ọlọ́run gbogbo tí wọ́n jésù táwọn mọ́sá táwọn anẹ́bíwa muhammad táwọn agbógunjà sallallahu alaihi wasallam òun lèyí wá tún ṣe lénìí musulmi ò kí bá wọn kópa ń bẹ̀ kò sí tó ń wá ń bẹ̀ wọ́n pín tajá kò gbùdọ̀ kalimamu wa a'zamu an-nasi idrakan li hadha wa qiyaman bihi wa da'watan ilayhi humul anbiya'u al-kiram wa ala ra'sihim ulul azmi wa minhum Isa alayhimu jami'an afdalus salawati wa atammu taslim so wọ́n ní ká sin Ọlọ́run Ọba lọ́kan ṣoṣo òun gangan lẹ̀sìn tó yẹ ká máa ṣe wọ́n náwọn ànẹ́bí Ọlọ́run Ọba náwọn ní mọ́jú ń pa ilé nínú wọn náà dẹ̀ ní ìsáwà so tó wá fẹ́ makíníkà nínú Islam àwọn òjíṣẹ́ Ọlọ́run wọ́n tún wá ní ìpele ìpele ìpele ó láwọn márùn kan tàbí pè ní five special prophets. wà lẹ́ Jésù tún wà náà so kèké bí a Jésù kà tún já nẹ́bí nínú Islam nìkan wọ́n tún wà nínú àwọn special prophet àmárùn ni wọ́n Noah Ibrahim Abraham Moses Jesus and Muhammad sallallahu alaihi wasallam there are five special prophets ulul azmi min ar-rusul fasbir kama sabara ulul azmi min ar-rusuli Ọlọ́run dákọ̀ wọn láwọn ayé oríṣiríṣi nínú Qur'an kama sabara bidhalika al-Qur'an wa qablahu al-wahyu al-mahfuz qabla tabdil min nususil injil wọ́n ní Qur'an ńlá mọ́lẹ̀ bẹ́ẹ̀ wípé àwọn ànẹ́bí Ọlọ́run bá yíò nǹkan tí wọ́n ń pèpè sí òun náà ni pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹyọ kan ṣoṣo náà ni òun nìkan náà sì lè ká máa jọ́sìn fún wọ́n ní kódà before rẹ̀ gan ìwé tí wọ́n mú dání tánpẹ̀ ní bíbélì kan tó di pé wọ́n tún dá kan tún tó change ẹ̀

naam nínú bíbélì ó wà nínú Mark chapter 13 verse 32 ah gẹ́bẹ̀ náà nínú Matthew in fact nínú Matthew lè Matthew 24 uh, eh, eh, verse 36 wíké but about the day or hour no one knows not even the angels in heaven nor the son but only the father ó ní nípa ijọ́ ògbé èdè alìkìyàmà kò sẹ́nì kankan tó máa kódà àwọn màláíkà ò mọ̀ kódà àwọn ò mọ̀ kódà bàbá nìkan ló mọ̀ adẹ̀ tí mẹ́nubà níbi àwọn àlàyé tó kọjá wípé ó hàn ní pé bí àwọn usage kọ̀kan bẹ́ ṣe máa ń lo ọmọ àti bàbá nínú àwọn later translations bátà sí padà àwọn ọmọ mara wọn ó kàdà di pé Ọlọ́run gan children abison son Islam báyìí àbí bòyẹ́ wá pé usage father ẹ̀gẹ́ kìí ṣe usage pẹ́ ní iye ìsìnkú gangan lọ́lọ́run àwọn sọ́nù wá jẹ́ bí àwọn àfáà gidi àbáwọn ànẹ́bí ọlọ́run bọ̀ tó ti bẹ́ẹ̀ nínú Islam kọ àgbọ̀dọ̀ tó lóbe balmuhim ni pé Jésù wá fi ń rinlẹ̀ wípé òun ò mọ̀gbà tí yamal kiyama ó ṣẹlẹ̀ ó lọ́lọ́ nìkan ló mọ̀ tó ń táwọn ènìyàn sọ fáwọn ènìyàn ni ẹ pé ẹ gbà tí ó wà nínú Bíbélì pé Èṣù ó mú Jésù lọ sí àwọn òkè ó wá fi àwọn ìjọba ayé ó fi ran Jésù ó wá ń sọ fún Jésù pé yá forí kalẹ̀ fún mi tó bá fẹ́ jẹ́ kí n fún ọ ní agbára gbogbo kíní tó kí sẹ́mọ̀ tó fọ́ nínú Bible sẹ́mọ̀ God of the world talim God of the world ẹ̀mọ̀ èṣù èṣù lọ́lọ́run ayé nínú àwọn ìtọwọ́bọ̀ tí Kùránì sọ pé wọ́n ti tọwọ́bọ̀ Bíbélì ni wọ́n ti tọwọ́bọ̀ àwọn ìwé ìran yẹn so alimoyim ni pé Jésù wá ń sọ fún yí pé a kò gbọ́dọ̀ jọ́sìn àyàfi fún Ọlọ́run ọba kan gẹ́gẹ́ náà ló tún wọ́n bẹ́ pé èyí ni yà nípẹ̀kún kí wọ́n lè bá àmà ipé ìwọ nìkan lọ́lọ́wọ́n bá òdodo pé you are the only true God àti kàrínà níjò tó kọjá àti Jésù ẹni tó ṣe kí ni tọ̀ọ̀rẹ́ and Jesus whom you have sent àtútù kàrán oríṣìíṣìí nǹkan tàbí sọ pé Jésù prophet ni prophet lẹ́ni yí prophet ni prophet ni dé pa àwọn Pharisees tó ń test ẹ̀ pé kí ni commandment àkọ́kọ́ gan náà Jésù ni pé commandment àkọ́kọ́ òfin àkọ́kọ́ tá gbọ́dọ̀ pamọ́ òun ni pé ọlọ́run ọba wa ẹyọ kan ni a sì gbọ́dọ̀ sin ọlọ́run ọba mi àfẹ́yọkan so gbogbo wọn tẹ́yẹyẹ wallahi kátà pẹ̀pẹ̀ sí nìyẹn ẹni tó bá ń pẹ̀pẹ̀ sí ní tàǹsọ ẹni ń pè ní mọ̀wáhìdì ó ń pè ní mùsùlùmí ẹni ẹ ti aslama ó ti submit ara rẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ìròyìn jésù tẹ́ ronú bíbélì gan ìròyìn mùsùlùmí ni ìròyìn kí ni yìí mùsùlùmí ni kì í ṣe ijó ga ló tún fi gba ọwọ́ kíní kan lọ́wọ́ ọlọ́run kì í sàtẹ́wọ́ ló náà fi mọ̀bó yóò mórí kì í ṣe jú àti ìtẹ́yìn jólé ní erélẹ̀ yìí ń ṣe wọ̀lọ́ ó wà ní bíbélì pìgbà tí jésù fẹ́ ṣe àdúrà kí ló ṣe àwọn prophet tí wọ́n fẹ́ sí náà wọ́n sì fi wájú orí ọba wọ́n fi kan ilẹ̀ ẹlẹ̀ káfíwájú orí wa kan lẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run ọba wa ìṣesí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ni àti àwọn tó bá tẹ̀lé wọn ó dẹ̀ ń tọ́ka lórí ìyẹpẹrẹ ara yẹn fún ọlọ́run lọ́wọ́ kí fi ń pariwo gbé fún mi gbá fún mi gbé kí ni fún ọ ọ ń sí náà bá ń kí mọ́lọ́run ọ ń sàdúrà ọ wá ń kí mọ́lọ́run gbá fún mi gbá kí ni fún ọ kí ni kẹ́ gbà fún gbogbo àwọn níbi ọlọ́sẹ̀ ń ṣe duwánu Qur'an wallahi pẹ̀lú gbogbo tàwádọ́ inni wahana al'admu minni washta'ala ra'su shayba ọlọ́ọ̀bá egungun mi ti lẹ̀ ihun mi ti funfun ọlọ́n dákun fún mi lọ́mà ya rabbi wọlọ́ọ̀bá mi o ya rabbi ẹwu sajidul istighfar allahumma anta rabbi la ilaha illa anta khalaqtani wa ọlọ́bọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam tẹ bá ń kàwọn dùá mi ẹ̀sì mọ́ sunkún ah, <laughs> ẹgbẹ́ wà nábì sẹ́yìn sọ like wọ́n ma ń sọ ṣídá tó lè fi kọ́rọ̀ sọ́dọ̀ Allah pé a ní bùkátà sí Ọlọ́run a lè ṣe láìsí Ọlọ́run ẹ̀rú sì lájẹ́ sí Ọlọ́run ẹwà wà àwọn mùsùlùmí lé ní náà àwọn náà ń kọ́ sí ìṣàdú àwọn kírísítẹ́n tẹ bá ń kọjá láwọn mọ́sálásí mi ẹ mọ́ gbọ́ Allah lẹ́fìmọ̀ kí mọ́sálásí ní ẹrù bí a ṣọ́ọ̀ṣì àwọn yálásàlátù gbogbo ní òdìdí kódà lómi àwọn náà ti mú kùrán dání báyìí kí ní ẹgbẹ̀rẹ̀ kan tó ma súbẹ̀ hey hey àà àà àwọn mú kùránì ọ̀hún fi kùránì báyẹ̀ ó yá ọ̀tá alẹ́ mi ó yá kó ṣe kí ní kan ọ̀tá ò gbé àà ah, ah. irú ìjà ìlíyà ò lélẹ̀ nítorí Ọlọ́run bẹ́ẹ̀ kọ́ ní ṣe ní àṣàdù èyí ma ń ṣàdúwà pẹ̀lú orí pípé ni kìí ṣe pẹ̀lú fáwọ́dọ́ kìí ṣe pẹ̀lú wọ́wọ́wọ́wọ́wọ́ ya Allah Allahumma anta rabbi pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú tàwádọ́rọ̀ pẹ̀lú ìrẹ̀ra ní ilẹ̀ síwájú Ọlọ́run kí ṣe kí bí yábáwọn ẹlẹ́bọ́ se ń ṣe lẹ́yìn mọ́ kọ́ sí ló jẹ́ kí àfi kíyàn kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam kí ẹ̀sìn Islam tó bá kàn sí ẹni àwọ̀ ọ fẹ́ ìdánú ọkà so wọ́n ni fa asbata ثم دعاهم إلى دعاء إلى عبادة هذا الرب العظيم السيد الخالق لكل شيء المالك لكل شيء فقال عليه السلام النبي عيسى وان بي ولو سي بي جوسين فون إن كلا الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم Ọlọ́run ọba Allah ni Ọlọ́run ọba mi àti Ọlọ́run ọba yín fa'buduhu ẹ̀yà máa jọ́sìn fún hadha siratun mustaqim ilé gangan ní ojú ọ̀nà tó lọ tààràtà ìtí jésù sọ fún ọ̀nìyàn pé ẹrúsìn ọlọ́run lè mi ẹrú ọlọ́run ọba lè mi mi kí ń ṣe ọmọ ọlọ́run mi kí ń ṣe ọlọ́run mi kí ń ṣe gbákejì ọlọ́run mi kí ń samúgbá mẹ́gbẹ̀ ọlọ́run ẹrú ọlọ́run ọba ni mi so ẹwà máa sin ọlọ́run ọba o ilé gangan lọ́nà tó lọ wọ́n ni wa qala qabl fattaqullaha wa ati'un ọlọ́run tó sọ ń pa ọnù kúránì kan sọ fáwọn ẹ̀pẹ́ ẹ̀yìn ẹ̀bẹ̀ ọlọ́run ẹ tẹ̀lé mi èmìlà nẹ́bí ọlọ́run bá ṣe bó ló fi wọ́n bí pé jésù wá sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ àmọ́ èèyàn rẹ̀ tẹ̀lé fallahu wahdahu huwa alladhi yukhsha wa yurhab wa yutqa أبي هو يتقى والأنبياء ومنهم عيسى يدعون إلى هذا ويمدهم الله بالآيات المعجزة الباهرة الله بني طلبتي من بيرو لي من páyà gbogbo àwọn ànábì ọlọ́run nínú wọn ìsá jésù nǹkan gbogbo táwọn náà pípì sí ní ọlọ́run wá fún wọn ní àwọn àmì tó ní agbára barohin alasidkihim tí ó máa jẹ́ ẹ̀rí lórí ìjódodo wọn fama alannasi bada kulli hadha illa an yastajibu li da'wati rusul kò wá sí tó yẹ káwà èèyàn wá sí lẹ́yìn yẹwu tí ìbá ṣe bí ká dán ìpìpì àwọn òjíṣẹ́ ọlọ́run ọba wo wa yuti'uhum kádẹ̀mà tẹ̀lé wọn fi ma balaguhum bihi anillah min alwahyi níbi àṣẹ́tàn pàwà pé ká sí lọ́run lẹ́yọ̀ kan ṣoṣo kìí ṣe pé ká sí ní mẹ́ta àbí mẹ́rin àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe báyìí àbí ìwé kan wà ní ọwọ́ mi bíbí yìí wallahi kódà Christian tó bá lè gẹ́tẹ̀ tó bá lè ká wọ́n fi ṣiṣẹ́ lórí eh, kínágbé Gospel of Barnabas ni tẹ́fì mọ̀ pé a ní mẹ́sẹ̀jì Jésù sẹ́yìn kásánlọ́lọ́kà ṣoṣo ni tó ń tó wà nínú èyí tẹ́wà lọ́wọ́ tó àlọ́ yìí ó tún wá ṣẹ́kù ní àwọn orípa rẹ̀ nínú Gospel of Barnabas ó súnmọ́ pé kí wọ́n mention ìtàn eh, story Arius àti Athanasius Arius àti Athanasius nígbà yẹn àwọn méjèèjì ni wọ́n champion two different arayu nípa Jesus eh, Arius ń takú wípé Jésù sẹ́ẹ̀ ewu ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ni ànábì ọlọ́run dẹ̀ ni àtàníṣẹ́ ọ̀sí mi bá gbé síra wọn òun sọ pé ara view tí ẹka nípa jésù ni pé òun gangan lọ́lọ́run kí ní ẹ̀dá fanfàálẹ̀ ẹni tó jẹ́ olórí Rome nígbà yẹn òun náà fi ṣe àwọn oríṣiríṣi àwọn councils àwọn meetings because church ti pín sí méjì àwọn ilé accuse àwọn tọ̀ wípé ẹ̀yìn sẹ́sẹ̀ mú ní ìntẹ́ mú wáyé ò sí nínú teaching Jésù bọ̀ tó sàpadà yá èyí tó padà convince emperor olórí Róòmù gbà yẹn o ní pé tọ́ ẹwò Ọlọ́run lẹ́ni mẹ́ta lọ̀kan náà ni wọ́n sì stamp wọ́n dẹ̀ mú àwọn hamlu àwọn lórí ma sáìn kìíní ẹ̀ lórí tó ṣẹlẹ̀ ní council of nisi wọ́n dẹ̀ sáìn rẹ̀ àwọn tán àwọn míì sáìn lágídí àmì sáìn rẹ̀ tán lé wọ́n délé wọ́n lọ kọ̀ọ̀kan míì ló fi ló fà di pé wọ́n ṣe hamlu àwọn èèyàn gbà ní kúsèdì náà bẹ̀rẹ̀ ìwọ̀tọ̀ ọ̀bá ti lè gba kí ní yóò kópa ní wọ́n dẹ̀bẹ̀rẹ̀ sí ma bọ́nà àwọn gospels nínú àwọn gospels yóò wá sí ma ní gospel of Barnabas bọ́ padà find its way into, the, into, into Christian literature lè bá àwọn pastor mi padà ṣẹlẹ̀ lórí láwọn Christian scholars mi wọ́n ṣẹlẹ̀ gospel of Barnabas lé lórí Barnabas ń gbógun ja Paul pé Paul heretic ni Paul ọ̀tá Ọlọ́run ni Paul òun ló bẹ̀rẹ̀ sí ma change àwọn ẹ̀sìn ẹ̀díẹ̀díẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwa mùsùlùmí kí lẹ́kọ́ ta fẹ́ ká máa kọ́ bíta bá ń sọ àwọn nǹkan yìí wọ́n ní pé ẹ mọ̀ pé àwọn oníbídá àwọn aládàádálẹ̀ nínú ẹ̀sìn wọ́n burú jẹ́jọ àwọn kèfèrí ìta lọ ṣe n pé bìlífù pé Ọlọ́run ọba mẹ́ta lọ́kan yìí tó bá jẹ́ kébé aláti ta làwọn kírísìtẹ̀n ti ń gbọ́ wọn nígbà wọn nígbà náà bọ́ nítorí pé ó ti jẹ́ wọnú àwọn ẹni ànù láàrin wọn náà ń gbé fún wọn ó jẹ́ kó ìsì pá àwọn pásítọ̀ náà wá ń sọ̀rọ̀ yìí ẹ́sàlà ẹfẹ́ lómi kà kò dá kí ẹ máa sí ogun ha lóòtọ́ ní kí ẹ máa tẹ ifá tó bá gbọ́ pé ìkanú àwọn sí ewu ìkanú àwọn sí gé ìtàngbè sí ewu kódà ó wá gbọ́ fídíò lórí Facebook pé kí ni ẹ tẹ fájáre kí ni yáyó sọ kò sí tó ṣe nìyẹn náà tó ti gbé aslan láì Islam tó wà lára rẹ̀ jẹ́ ó mọ̀ pé àmá wọn alágbàkùtán láfàálà wọn táwọn nàbí pé wọ́n ní ṣàyàtí pé èsù ni wọ́n àwọn ilé yára sọ yẹn nù jù bá wọn ọ̀tá àtàwòsè sọ yẹn lọ ẹ wo kanú àwọn láwà ní recently ní ìsinmi ẹ́ ọkùnrin láwà ní tó ní káyìn lọ máa sọ̀gbọ́n gbà yìí ó wá ń ṣe interview kan jò ní ó wá ìgbà tó kàn wọ́n sọ mẹ́ ó kàn rí pé ó lú o káàkiri náà ni ó kàn lú o náà ni ẹnià ẹláyẹta ni ó ní ara yàsíní yàsíní wájá yẹta ok Hamza sayyidu shuhada àwọn òmọ yàsíní nígbàtán kú sójú ogun Uhud àwọn musulmi àti bẹ̀rẹ̀ tí wọ́n ja ogun tẹ́mì wọ́n bọ́ sójú ogun àwọn òmọ yàsíní annabuwa muhammad sallallahu alaihi wasallam níbi ogun ohud wọ́n sì wọ́n lè ṣe náà tí wọ́n lè nǹkan mọ́ tó bá wọn níwájú ojú bá tí wọ́n ṣubú sáà ní àwọn tán ti kú hátà táwọn kèfèrí sọ pé kọ̀dù kútìlá muhammadun pé á ah, ọlọ́run ṣe muhammadu ti kú sallallahu alaihi wasallam àwọn ọmọ yà sí àwọn ológun hanran irọ́ sì ní ń pa má bọ̀ wá àwọn ọba kan bẹ mọ́ orin wọ́n dẹ̀rẹ̀dẹ̀ ẹmọ̀ wà wílé ìwà ńlẹ̀ bá bandit wà núgbó ó ti dá àwọn gọ́ọ̀mẹ́ntì ẹ̀dàkùn àtẹ́ múnú o wọ́n ní immunity ìbọn ìbẹ̀ ìrìn wọ́n ẹbá wọn kó lọ́nú gbọ́lọ́dọ̀ àwọn bandit wọ́n pọ̀ bẹ́ẹ̀ ọgbà àwọn àfáwọn ẹbá àwọn ẹ̀yìn wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn séwù séwù ségé àwọn jálàbí ẹjá kó wọn bàtàbà fi sàwọn kí á sà 500 ẹmọ́jẹ ká fi àmì àwọn sójà wa wéwù àwọn sójà wá ń gbìyànjú gbogbo wájú frontline Sambisa ní ọ̀dọ̀ Boko Haram àwọn sójà tán pa ń bẹ̀ náà tó ẹja káwọn jálà bí lọ́bẹ̀ bọ́ọ̀bù kan wọ́n fi báyé gbogbo oúnjẹ dànù ó dà kórí yóò pé ẹ̀yìn kìníkan sọ́n pàjẹ̀ náà mọ́ ń sá China láwọn wẹ́pọ̀n kan òun kọ́kọ́ gbé ọ àwọn ọ̀bọ̀n kan yóò gbé ọ láti bí tó mẹ́lì mẹ́pọ̀ yóò kọ́kọ́ tó yóò wà lọ tú ọká síbẹ̀ tí ó bá yìn àbí tó yí ọrọ̀ lásán dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ gbẹ́ tẹ́kẹ̀ ń pààyàn tó wá jẹ́bẹ̀ nìkan yìí só ó gbà àwọn àfáà tàláwọn tẹ́lọ máa ọmọ yín fẹ́ ṣe wedding ó fẹ́ fẹ́ láwájá ẹwà mú ọkọ̀ rẹ̀ tó kọ yá rẹ̀ tó kọ bá rẹ̀ wásọ́dọ̀ àfá ń jẹ́là bí olè òpùrọ̀ òṣì ẹwà mú ọkọ̀ rẹ̀ wásọ́dọ̀ rẹ̀ ipẹ́ ọmọ yín fẹ́ àfọ́wà ní àà ah, ara àfáà yóò ojú rẹ̀ fọ́gbà tán kọ́ àmọ́ Chibok gbogbo àwọn tán kidnap kò yẹ ká kidnap anybody mọ́nà ibi tán ti kidnap wọ́n yẹn ó yẹ ká àfáà yẹn ti rí wọ́n bẹ̀kẹ́ hmm, ibi tán wà ní àwọn bandit yẹn wà ń bí báyìí ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin sójà ẹ gbà báyìí wọlé ibi tán bandit ó yẹ ká máa kọ́ fún live update live update pé àwọn gbò wọ́n báyìí ó yá ẹ̀tù kọ́kọ̀ lọmọ tí wọ́n lẹ̀ ẹ́ gbogbo àwọn bandit dẹ̀ ní àwọn àfáà yóò ti rí wọn báyẹn pé ibi wà ní àmọ́ ọ̀rọ̀ ni wọ́n ń pa olóògùn kan ni wọ́n kàn fẹ̀yìn jẹun ni local champion ọ̀rọ̀ àbí aláàkólà ọkọ̀ lọ́dọ̀ so kí ẹ má fojú kéré pé àwọn tán máa ń ba ẹ̀sìn jẹ́ wọ́n sì máa ń padà ń sọ ẹ̀sìn dìdàkúdà ní ẹ tẹ́sìn yóò lùzì adùn rẹ̀ àti reality bó ṣe rí gẹ́gẹ́ ibi tẹ́dẹ̀ ń fún tẹ̀ níbi insha Allah هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته